الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لإبليس قد أحيوا وكم من ضال تائه قد هدوا فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عقال الفتنة فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مفارقة الكتاب يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم يتكلمون بالمتشابه من الكلام ويخدعون جهال الناس بما يشبهون عليهم فنعوذ بالله من فتن المضلين dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ìkàsọsọ ni ọlọ́wọ́ bá tó ṣe ní gbogbo àwọn àsìkò tó ṣe pé ó jẹ́ àwọn àsìkò tí ó sáwọn òjíṣẹ́ nú rẹ̀ àṣẹ́kù yóò máa nínú àwọn olùmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe bẹ́ẹ̀ àwọn olùmọ̀yí wọ́n mọ̀ pé àwọn tó bá sọnù wọ́n mọ̀ pé wọ́n lọ sí bí ìmẹ̀nà wọ́n sì máa ṣe sùúrù látara wọn nínú àwọn ìpalára tán bá ń rí wọ́n yẹ àwọn òkú pẹ̀lú tírà ọ̀nà ọba bẹ́ẹ̀ sì ni àwọn tó ti fọ́ lójú wọ́n jẹ́ kí wọ́n rí náà pẹ̀lú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ọba mélòó mélòó àwọn èèyàn tó ṣe pé Iblis ó ti pa wọ́n ó ti kún wọ́n tán wọ́n sì yẹ wọ́n pẹ̀lú ìmọ̀nà látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mílùmílẹ̀ ni tó ti sọnù mílùmílẹ̀ ni tó sì pé ó ti dànù wọ́n sì tọ́ sọ́nà àpẹẹrẹ wọn lórí àwọn èèyàn ó gagá ó sì dá púpọ̀ in táwọn èèyàn sì fi ń sanwọ́n lẹ́san lápẹẹrẹ táwọn èèyàn ní lára wọn ó burúgà wọ́n gbá kó kó ń bí tíra Ọlọ́run Ọba àwọn ìdàrú ẹni tó jẹ́ aláṣejù àti àdánú ẹni tó fẹ́ dánkarú àti ìdá ìtúmọ̀rú aláìmọ̀kan gbogbo wọn tó ṣe pé wọ́n ti papọ̀ láti dá àdádálẹ̀ sínú ẹ̀sìn ọ̀nà ọ̀bá bẹ́ẹ̀ sì ni wọ́n ti túkùn lọ́nà àdánwò sínú ẹ̀sìn ọ̀nà ọ̀bá gbogbo wọn náà bá wọ́n ṣe wọ́n dá ẹ̀sìn rú tó yìí náà wọ́n ṣe ẹnu nípa tírà Ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni wọ́n yapa tírà Ọlọ́run ọba in tó sì ń kó gbogbo wọn papọ̀ náà ni pé wọ́n yapa tírà Ọlọ́run ọba wọ́n wá ń sọ nípa Ọlọ́run ọba wọ́n ń sọ nípa tírà Ọlọ́run ọba láìsí ìmọ̀ wọ́n sì wá ń sọ àwọn ọ̀rọ̀ àwọn mutashabih àwọn ọ̀rọ̀ tí ó máa tí ó ma jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó ma kó òdodo àti ẹ̀rọ sínú nínú àwọn ọ̀rọ̀ wọ́n sì ń ta àwọn aláìmọ̀kan pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń sọ yìí tí wọ́n fi ń dànkan rú yìí a ń bẹ lọ́wọ́ bá fún àbò nínú àdánwò àwọn ẹsẹ nínú a mukaddima yìí òun ni imam ahmad ni wọ́n fi bẹ̀rẹ̀ tíra wọn a arwaddu ala aljahmiya so ti imam ahmad tí wọ́n sọ̀rọ̀ yìí nínú rẹ̀ a rí pé ọ̀rọ̀ tó jẹ́ òdodo gani tí imam ahmad bá ń sọ ilé nígbà tí wọ́n ẹwọ ìgbà tí wà yìí tó sì pé àdánwò pọ̀ gan àwọn tí wọ́n ń pè àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́run ọba oríṣiríṣi àwọn ẹ̀san burúkú làwọn èèyàn fi ń san wọ́n àwọn tí wọ́n wá ń ṣì àwọn èèyàn lọ́nà wọ́n jọ ń pàdé pọ̀ wọ́n jọ ń ran ara lọ́wọ́ lórí ìbàjẹ́ lórí aburú lórí bóòlẹ̀ sí ọlọ́wọ́ bọ̀ sí ní bóòlá sí da ìsìn ọlọ́wọ́ barú wọ́n sì ń dunú wọ́n sì lè sùn lórí ilé wọ́n sì ń jí àwọn èèyàn sì ń ìsọ nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá nípa tíra ọlọ́ọ̀bá in tí ó tọ́ wọ́n sì ń gbà pé in tó jẹ́ òdodo nìyàn wọ́n ti wá gbéra wọn kalẹ̀ pé à níṣẹ́ nínú mẹ̀yí a fi defend last point gbogbo bí tó bá dé ni wọ́n sì gbà pé àwọn ó dùn wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ba nínú jẹ́ gan bẹ́ẹ̀ sì ni ó ṣe ní láàánú ni pé ìjọra ẹni lójú tí ó ti wọ ìkánnú àwọn tó ń pera rẹ̀ lólùpẹ̀pẹ̀ láwùjọ wa yìí so ó ti wọ alákùnrin ilẹ́wù gan tó bá sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga ni tó bá sọ̀rọ̀ mẹ́ pẹ̀lú ìjọra ẹni lójú ni tó bá dá sí alámàrí kan pẹ̀lú ìrí rẹ̀ ní tẹ́ni so gbogbo eléyìí ó sì jẹ́ kí ẹ máa wò pé sí àwọn ẹni táwọn èèyàn sì ń gbà ní olùmọ̀ náà ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe ìgbéraga kìí sí àwọn èèyàn nìkan ń ṣe ìgbéraga sí ò wọ́n ń ṣe ìgbéraga sí òdodo nínú ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò sí tó kàn wọ́n kò sí tẹ́nìkan lè mú wá fún wọn sẹ́ kò ìsọ̀rọ̀ ìgbéraga anábi sallallahu alaihi wasallam fi sọ nínú hadithi abu huraira anábi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba ó sọ pé alkibriya oridai ìgbéraga o ìgbéraga aṣọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ridá ọlọ́run ọba ni wal'azamatu izari kí ìgbọ̀ngbọ̀n ìzáàrù èmi ọlọ́run ọba ni faman naza'ani wahidan minhuma ẹni tó bá bá mi fàkakannu méjèèjì tó ń ṣe ìgbéraga abun ó ríra rẹ̀ tán wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pọ́lọ́wọ́ bá ní qadhaftuhu fin nar qadhaftuhu fin nar ọlọ́wọ́ bá ní òun ó jù sínú náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé òun ó jù sí inú náà ẹwùn kẹbàá ẹ wo ìgbéraga ẹ wo nǹkan tó ma ń sọ́yìn dá so láàlá bóyá wọn ẹni yìí tán bá ti ń ronú sáwọn áyà yìí tán bá ronú sáwọn nǹkan yìí yóò tún ṣe wọ́n lọ díẹ̀ nínú gbogbo àwọn ìgbéraga yìí ìgbéraga yìí pọ̀ àfi bí ìgbà pé wọn ò tiẹ̀ nẹ́mọ̀ rí láyé àfi bí ìgbà pé àwọn kò sólùmọ̀mọ́ ní gbogbo àgbáńlá a wá sọ àwọn èèyàn di dìdìnrìn wàláì ìmọ̀ owó gíníkà pé àwọn èèyàn ní respect fáwọn èèyàn tó ń gbọ́ wọn àwọn èèyàn ní respect fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní respect fáwọn èèyàn tó ń gbọ́ wọn bóò láwọn èèyàn ó sì mọ́ gbọ́ wọn fún wọn lápẹẹlẹ pé àwọn fẹ́ gbọ́n tó fẹ́ sọ ẹlòmí ọmọ wá wí rédèrèdè ó mọ́ wá rédèrèdè ó túnmọ̀ pé ó ti tẹ́ńbẹ́lẹ̀ wọn ò lè gbọ́ yé láyé ọpọlọ wọn ti kú oríṣiríṣi àwọn nǹkan báyìí lámàrí láwùjọ abẹ́lùmí ti bá ń sọ̀rọ̀ ìgbéraga ní kwà ìgbéraga ní kwà kásà yọ nǹkan tuntun kan káfà nǹkan tuntun kan jáde káfà nǹkan tuntun kan jáde ìntẹ́mà ń wá kìnìyàn ìntẹ́fì rí pé tọ́ ń sọ̀rọ̀ mọ̀ náà wọ́n fẹ́ máa sọ́gbà ọ̀nà ẹlẹ́ in tán sọ lè mọ́ o but wọ́n kàn lọ wá bí gọ̀ríbù kan ọ̀nà tọ̀ríkù gọ̀ríbù kan tó ti wá wàláì ọ̀nà tọ̀ríkù gọ̀ríbù wọ́n fi gbà sọ kásà sọ ká jàhálà àwọn èèyàn káláwọn èèyàn mọ̀ nǹkan Abu Khadija yìí òkè odò yìí ó kó bá kó bá kó bá ó kó bá ìgbésí ayé rẹ̀ níbi ká mọ́ sí dáwà ó kó bá débi pé ń parọ́ mẹ́sìn ọ̀nà ọba wàláhì alákùnrin yìí ń parọ́ mẹ́sìn ọ̀nà ọba láì sírì mọ́sí nífà ìtú wọ́n ń wo bí wà pé òun wí ṣe wọ́n mínal gọ́yà ti fìlẹ̀ ilmi wal hikima ṣe wọ́n ma tí ààrí ẹ̀ ṣẹ́rí gbogbo ẹ̀ ṣẹ́rí bá ṣe ma ń parọ́ dẹ́rùbà àwọn èèyàn ní pé ó jábọ̀ wájú Ọba tó ma ń parọ́ dẹ́rùbà àwọn èèyàn nígbàtí ta ma ń sọ fún èèyàn pé ẹni yóò ń bí dáàni ẹ ma wò náà bóyá ma dẹ́rù ma rọ́ in tẹ́ ń sọ ń pa àwọn èèyàn táwọn èèyàn sọ ń sọ ń ẹ má ma dẹ́rù rọ pé ah, ah ó dìfẹ́ndẹ̀ wájú ọlọ́run bá ah, in tí è ṣe rọ́ so ìdákejì ní kó dìfẹ́ndì kẹ́mì rẹ̀ bá fi balẹ̀ wájú ọlọ́run bá bí ẹ má wò ó bá wọn tán wí ikú yìí tó bá dìgbà tán bá wí ikú yìí wọn ìrántí pé wọ́n dìfẹ́ndẹ̀ ọlọ́run bá ní àbúkọ̀díjá ìgbéraga pọ̀ lọ́rọ̀ ká sọ̀rọ̀ bí bàbá alásọ́tán ìtakùn tọ́nà bá ti ẹ̀wà jogún mọ̀ fún èèyàn tí èèyàn máa ń rẹ̀ra rẹ̀ lẹ̀ ni èyí sì gbéraga sọ́nà ọba èyí sì gbéraga sẹ́sìn ọlọ́wọ́ ọba a ń bèèrè ta sí àwọn mùsùlùmí kọ́ wá sí pé gbogbo gbà kásà mọ́ yọ sínú eléyìí náà tí tún fi eléyìí yọ báyìí tẹ bá wọ àwọn tó síwájú ta ló farú nǹkan ta in tẹ́yìn in tó sọ yìí sẹ́rí in tó yẹ káwọn èèyàn máa fi ronú nìyàn in tó yẹ kí àwọn èèyàn in tó yẹ ká máa fi ronú nìyàn pé in tó sọ yìí ta ló sọ nígbàtí èèyàn ń parọ́ mẹ́sí Ọlọ́run ń parọ́ máwọn mùsùlùmí ok at least in táwọn mùsùlùmí fi ń sin náà ọba kò bọ́rọ̀ jẹ́ àkókò ìjẹ́ òkèdò ní dé ní kọrọ kan bẹ̀rún mọ́ sọ́lọ́ nínà wa kalla ókè ta ló sọ wọn ni tí sọ ọmọ àmà mú àtàmà àtàmà àtàmà àtàmà ká mọ́ sọ ìmẹ́lẹ̀ ká mọ́ sọ ìmẹ́lẹ̀ ní tí jọra wọn tán bá wá ṣe rọ́dù fún wọn túnà sí ni tán sí ẹmọ tó kù kò símà lọ́dọ̀ wọn ní tó máa fi gbogbo ẹni tó bá ti ṣe rọ́dù fún wọn ẹjá mójútó mọ́ ẹjá mójútó mọ́ ẹjá mójútó mọ́ ọ̀rọ̀ púpọ̀ kọ́ ní ma Abu Khadija kọ́rọ̀ pọ̀ kọ́ ní ma so kọ́rọ̀ pọ̀ kọ́ kíyàn wíwíkú ilọ̀ kwà òun kọ́ ní ma ìwíkú alákùnrin yìí pọ̀ ó sì ń pè ní ma àwọn èèyàn sì mọ̀gbàtẹ́ ni yìí bẹ̀rẹ̀ pọ́ ń sọ pọ́ ń wá mà àwọn èèyàn mọ̀gbàtẹ́ ni yìí tó bẹ̀rẹ̀ tó sọ pọ́ ń wá mà sàwọn èèyàn mọ̀gbà tó bẹ̀rẹ̀ tó sọ pọ́ ń wá mà so tó wá tó wá di pé àyè lára pé lára ìgbéraga àti ìfẹ́ fíìmọ̀ hàn òun náà ni pé ẹ̀mọ́ mójútó àkídà àìmójútó àkídà lọ́mọ bẹ́mọ́ máa mọ́ àdísì gbogbo tó fa wàhálà yìí náà káwọn yẹn sáà ríwá bí àfá aládìsí láńlá àà ah, ah. ah, ìta àtó káwọn yẹn gbé wa síbẹ̀ ẹni mo fẹ́ rántí ẹ afárù kan jókòó tí ma àkídà kọ́ àkídà àwọn èèyàn mọ̀gbà tó tó bẹ̀rẹ̀ mẹ̀ sí wá tẹ́tẹ́ ní ìbẹ̀rẹ̀ sí wá mọ̀nà akẹwàá di afá di afá ládìí sí ah ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba ní bá kọ́nà ọba kó ṣàánà wa alákùnrin yìí sọ ọ̀rọ̀ kan tí ó kòrò létí púpọ̀ ó tún wá báyàn nú jẹ́ pé ah kò síbi tí ìfẹ́ ẹnú àti ìrírẹ ní tán kò síbi tí ò lè gbáyàn lé o wàlá èyàn gbọ́dọ̀ tètè kọ́bọ̀ ara rẹ̀ ní o àwọn bídá oríṣiríṣi pọ̀ lọ́dọ̀ alákùnrin tẹ́lẹ̀ nípa àwọn ọ̀rọ̀ manahij àti nípa àwọn èèyàn tó ma ń gbéga nínú àwọn afá alágbáyé àtàwọn tí ma ń katira rẹ̀ àtàwọn táwọn ma rẹ̀ náà àwọn tó wà láìka rẹ̀ náà tó ma ń katira ma katira ká ma kàkàkúkà àwọn eléyìn ka wọ́n gbogbo ẹ̀ eh, Mustapha al-Adawi Hatim al-Auni gbogbo àwọn tí wọ́n táwọn àwọn afálàdìta ayé ìsìnkẹ̀ wọn ò kàwọn kùn wọ́n tún ya sáwọn afá salaf Yahya ibn Ma'in gbogbo wọn lórò gbogbo àwọn ọmọ ẹ̀yẹn náà àwọn lè àwọn lè Yahya ibn Ma'in nígbà tó bá wà Yahya ibn Ma'in ó gbà mú wọ́n lálàáṣí ẹ̀wọ́ sí wọn Imam Barbahari ẹ́ Imam Barbahari na tó bá gbá Imam Barbahari mú báyìí in tẹ́fì a máa wọ́n ni ẹgbẹ́ ẹni yína sí ṣe sharhu sunna Imam Barbahari ẹ̀rọ òkú wá ní ń kọ́ àwọn èèyàn ẹ máa wo ohun tó takò yí náà ẹ máa wọn tí àbókọ̀ rí já yìí ó wà nù sharhu sunna Imam Barbahari ọdákun tó bá wá débẹ̀ tó wá fẹ́ yá tún sàlàyé fáwọn èèyàn bóò ló sì sàlàyé rẹ̀ ẹ máa wo àkídàtò rọ̀zíyé ìnìyàn o àkídàtò rọ̀zíyé ní tán láwọn sàlàyé náà alkùránù kalamullah náà wà ń bẹ́ o ẹ dákun àwọn èèyàn sì ń gbàtànjẹ pẹ̀lú àwọn ẹni sí gbogbo ẹni tó bá ti wá bá yín pé muhaddith lòun sí gbogbo ẹgbogbo wọn lẹ́mọ̀ gbàgbọ́ ni gbogbo ẹni tó bá ti ìmọ̀ bẹ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ bẹ lọ́dọ̀ ah, ah, torí ọlọ́run ọba a ní bàbá fàúzà ń bẹ láyé bàbá àbáàdì ń bẹ láyé Sheikh Rabi' imamul jarhi wa ta'dil ń bẹ láyé àwọn tíra bàbá Najmi nìyẹn àwọn tíra al-Muallimi al-Allamatul Muallimi al allamatul muallimi àwọn tíra yìí ń bẹ láyé so kí wá ní kí ni kí ni kí ni mọ̀ jọwá lójú nú ẹ nù irú ẹni báyìí tí nǹkan dá nǹkan lẹ́nu ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀bá tó wù àwọn lè ah, táwọn ẹni yóò bá sọ́ra in tí wọ́n padà máa sọ́nú ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀bá tí wọ́n sì máa dìfẹ́ndẹ̀ àyó e, burú jáyò àyó burú jáyì gan ìgbéraga ìgbéraga ìgbéraga tí ó rí bí kankan wọnú ẹ̀sìn ọ̀rọ̀ ìgbéraga tí ò rí bí kankan wọ̀ nínú ọ̀rọ̀ ní nínú afá ah, ah. yìí farabalẹ̀ torí ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba kó ṣàánú wáṣá so ọ̀rọ̀ káwà tí alákùnrin Abu Khadija òkè odò yìí tí ó sọ láìpẹ́ yìí so nípa àkídà mùsùlùmí ó sì parọ́ bántabántà ma àwọn mùsùlùmí so ó parọ́ bántabántà ma in tí Ọlọ́run bá subhanahu wa ta'ala in tí àwọn ah la ilaha illallah in táwọn afá sáráfù jẹ́ àrí lórí rẹ̀ ní fi ń sàwẹ́wà fà wọ́lá in tó sì fi sọ pọ́ fẹ́ fi gba fáàrí in tí wọ́n ti imam ahmad malé sí si, in tí wọ́n torí ẹ̀ sí hajjúrú yàn sí wàláhì wọ́n sì fi ń gba fàárí wájú àwọn èèyàn nítorí kádà lójú àwọn èèyàn ẹ̀yìn àwọn eléyìí ìrántí ipá wọn ó dìfẹ́ndì tó bá wá di pé wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan pé mò tẹ́dì gbogbo aláì ó bá nínú jẹ́ gan ó bá nínú jẹ́ gan àwùjọ wa yìí bí bí ìròrí àwọn èèyàn bó ti ṣe darí kodò gbogbo àwọn tó wá jẹ́ turoth Islam àwọn nǹkan tó jẹ́ inheritance sunna tàdìmú àwọn èèyàn sì ń fa aya wọ́n sì ń fi ń gbayì wọ́n sì tún máa dáàbòbò àwọn èèyàn lórí ẹ̀ al kalamullah tí yàn kọ́ àwọn èèyàn a ma kéèkéé lékẹ́ sunna tí yàn kọ́ wọn wàlá ó sì parọ́ mọ́ gbogbo àwọn ọmọ kéékèèké gbogbo àwọn mùsùlùmí pé in tó jákèdá wọn ẹ jẹ́ ká gbọ́rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká gbọ́n tó sọ kó mọ́ di pé wọ́n parọ́ mọ́ ni ẹ jẹ́ gbọ́ ẹgbọ́ wípé ẹnìkan wà tí wọ́n máa ń pè lórí bídíà alkarobisi rahimahullah náà ẹ máa wo gúrúrù ẹ máa wo ìtànjẹ́ ọ̀ ní pé ẹnìkan wà tán pèlò ní bídíà kàràbísí so rahimahullah rahimahullah àwọn bíbà pé nǹkan tó special kódà wọ́n bí Sheikh Rabi nǹkan gbà pé síyàn sí ṣe rahimahullah fún sẹ́yí kútù wọ́n lè lè nígbà tí ò bá sọ di kèfèrí so kó ṣe nǹkan tuntun but kó sàfi káfí hàn sáwọn ni pé kí ní àwa lárọ̀ àwa lá àwa lá dúrédé rahimahullah ẹ̀rọ

rahimahullah èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ kọ́lá wo alimami dhahabi muhammad bin ahmed dhahabi shamsuddin hafiz al-umma rahmatullahi alayhi alimami dhahabi ló sọ bẹ́ẹ̀ imam dhahabi kó ìtàn al-Karabi sí wa nínú síyàrá. náà alákùnrin yìí wọ́n wọ́n fẹ́ ẹmà ṣẹ́rí kò sẹ́ni tó fẹ́ lọ nǹkan lẹ́nu ẹ̀sìn wallahi yóò rẹ̀ ní lọ́mọ lẹ́sẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ lọ nǹkan lẹ́nu ẹ̀sìn o a ní pé kò ní rẹ́nìkan fi tì sí o yóò rẹ́nìkan fi tì sí o mo ti rí ẹni tí ń ṣe mọ́lúdìrí tó ní ibi tèmi àlòun tẹ̀lé wàláhì tàláhì kódà mo ní ẹni tó lè jẹ́rìí sí nǹkan tó ní ibi tèmi ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ mọ́lúdì òun ti kọ́kọ́ wò ó tẹ́lẹ̀ pé kò tọ́ bọ̀ nígbà tó òun tún padà bọ́rọ̀ ah, ah, ah. wọ́n á lọ kọ́rọ̀ ibi tèmi àá ibi tèmi ò gbà wọlé ó ní ṣe bí tó kéré jù ní pé mí tẹ́mí àrin gbàládá ibò ni ó kéré jù ó ṣe wá di pé ibi tẹ́mí ni, ẹ̀wùn kẹ ṣẹ́rí kò sí ẹni ẹni tó fẹ́ lọ́rọ̀ láyé tí ò ní rẹ́ni fi tì sí lọ́dọ̀ bí tọ́nà bá ti ẹ̀tún wá sánú yàn tí yàn lè ka tíra dáadáa àà ní tó ṣe pé wàláyì tí onífẹ́ ẹnu mọ̀ fún onífẹ́ ẹnu àbí tó bá jogún àti lè jókòó ti fún nífẹ̀ẹ́ inú nǹkan burúkú ni o nǹkan burúkú ni àdánwò ńlá ni o so gbogbo nǹkan ni o ma dàrú ni o ma tẹ́sẹ̀ nǹkan bọ́ra wọn àwọn wo lẹ́rí tán dá àdánwò lẹ́jù sáwọn Sufi tí wọn dákàmà tí wọn ti ṣe rọ́dùn wọn láàrin 3 minutes gbogbo àwọn tẹ́rí tí ń dádánwò lẹ̀ náà ni pé àwọn tán ti wo táwọn àfáà sún náà sọ tó ti wá wo ok ìfẹ́ inú tó ń fẹ́ dálẹ̀ yìí bóòlù wọn ṣe fi lé ìlú ilé ìmọ́lẹ̀ gbogbo àwọn tán dádánwò lẹ́nìyàn náà irú tẹ́lẹ̀ yìí náà ṣe náà nìyà so wọ́n sọ pé ẹ̀yìn eh, alimamu kọ́láhù alimamu záàbí àwọn náà kọ́láhù àwọn náà sọ rahimahullah kò sí kankan tó sí kò sí kankan tó sí so ẹ̀yìn náà àwọn náà sọ rahimahullah so ní táwọn afáà sí sọ ní tí ó bá ti gbé e dé lẹ́fù kúfrù ẹsẹ so ó wá fẹ́ ẹni wá fẹ́ parọ́ mọ́ se mọ̀ pé mo sọ pé ó fẹ́ parọ́ mọ́ Imam Zahabi ẹ má gbọ́ wọ́n ní ah, ah ìyá jẹ́ ọkùnrin yìí o in tó sì ń sọ níjọ́ náà lèmi àti ibi ń sin lọ́wọ́ bá lọ́wọ́ báyìí ẹ má gbọ́n tó ní Imam Zahabi sọ ó ní ah ah ìyá jẹ́ ọkùnrin yìí o in tó sì sọ níjọ́ náà lọ́hùn òun lèmi àti ẹ fi ń sin ọlọ́wọ́ bá lọ́wọ́ yìí ẹ má gbọ́n tí ṣe ẹjẹ́ ń tún fún agbọ́lẹ̀ kan sí wọ́n ní ah, ah ìyá jẹ́ ọkùnrin yìí n tó sì ń sọ níjọ́ náà lèmi àti ibi ń sin lọ́wọ́ bá lọ́wọ́ báyọ̀ sí ẹwọ ẹwọ̀rọ̀ ká mọ́ tún parọ́ máwọn àfáà àwọn ilé ìtún mú níṣẹ́ so ká mọ́ parọ́ máwọn àfáà àwọn ilé ìtún mú níṣẹ́ ẹ mọ́ gbọ́lọ̀ opinion ti ẹjọ́ náà ó jí ààrẹ o àwọn opinion ti ẹjọ́ náà olèmi àti ibi ń sin lọ́wọ́ báyìí ó di ọ̀rọ̀ méjì ẹni ìkọ́kọ́ parọ́ mọ́ alimamu zahabi bóyá ká kọ́kọ́ yanjú ti rọ́ alimamu zahabi náà bọ̀ ẹ gbọ́ tí ẹni yìí sọ pé imam zahabi sọ ẹ má gbọ́ o opinion ti ẹjọ́ náà ó jìyà rẹ̀ o àwọn opinion ti ẹjọ́ náà kò lè mi àti kó ìtàn Alkarabi sí wá nínú síyàrá wọ́n wá ní àá ah, ah, ìyájẹ́ ọkùnrin yìí ẹ ma wò ẹ jẹ́ ká wá lọ sínú síyára ṣe rí ẹni tí ó bá parọ́ níbi tí aláyédé lónìí yóò ma bẹ̀ náà kẹ́ni tó ń parọ́ fún kọmọ́ ní fóònù ní ọ̀ ó dàbí ò ní láìbírì kó ní síyára alámùnùbàlá ń bẹ̀ tóhun gangan fúnra rẹ̀ bá fi lè gbá fóònù mi pétọ̀ ní inú síyára alámùnùbàlá ló wà fúnra rẹ̀ náà ni ó lọ wo pétọ̀ ẹjá lọ wo so ẹni yìí ẹ jẹ́ ká lọ wo nǹkan tí ẹni yìí sọ so bóyá nǹkan tí alimamu zahabi tí wọ́n sọ nínú síyàrọ̀ alaminu bala nígbàtán sọ́tàn alkarobisi ni ọ̀rọ̀ alimamu zahabi ẹ ma wẹ́ ni yíò ẹ ma wà búkọ̀ díjá òkèrò yíò topic tí wọ́n fún kó wá sọ manhajjú sáráfà bí fi talabil ilm la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ó sì dá gbogbo nǹkan rú kọbárù sí kọ́

ẹmọ̀ nǹkan nínú sí àwọn alámin nubala inú tọ́bà yìí mujalladi ẹlẹ́ẹ̀kejìlá so mujalladi ẹlẹ́ẹ̀kejìlá so page 80 mujalladi ẹlẹ́ẹ̀kejìlá page 80 mujalladi 12 page 80 so alimamu zabi ni al-tabaqatu al-thalithatu ashar tabaqo 13 eh, wọ́n tó wọ́n ni tabaqat tọbakọ́t level level ní pé àwọn tó gbàmọ̀ lọ́dọ̀ ilé tí wọ́n jọ gbàmọ̀ lọ́dọ̀ àwọn afá kankan náà àwọn tí wọ́n jọ lùgbà kankan náà tó ti pé táìmù wọ́n sún ara wọn so tọbakọ́ ok wọ́n ni alkarobisi wọ́n ni al'allama faqihu baghdad abu ali al-hussein ibn ali ibn yazid so abu ali al-hussein so òun ni karobisi al-Baghdadi sọ́ọ̀hìbù tasonif so wọ́n ni sami'a ishaq al-azraq wọ́n dákọ̀ àwọn àfáàrẹ̀ so bákanáà watafaqqaha bi shafi'i wọ́lọ́mọ̀ kí o shafi'i ni ọ̀yẹ́ kódà alìmọ́mù shafi'i ní ọ̀rọ̀ tó fi dákọ̀ àwọn èèyàn mẹ́ta ní pé káwọn èèyàn máa padà sí so lára àwọn tí alimamu shafi'i dákọ̀ ń gbà wọn alkarobi sí bẹ̀m̀bẹ̀ kódà ilé ìgá tó jẹ́ ẹ̀rí pé ẹwọ bá alimamu shafi'i ṣe tóbi tó allahu akbar ẹ ma wo manhajjú sálàfà àwọn ènìyàn láwọn so n ò sì ní rẹ́kọ̀ọ́kọ́ mi gbogbo lè alimamu shafi'i bí alimamu shafi'i ṣe tóbi tó lẹ́mí imam ahmed torí imam ahmed bàbára alimamu shafi'i gan wo imam ahmad wá níwò pé à Shafi'i ti yí karobisi sí la yaduruhu shay nǹkankan ò tún ní láàmá nígbàtí karobisi sí ori ni kuni imam ahmad lẹ́ sí ibi tó tọ́ sí ọmọ kí wà imam Shafi'i sí n wò ní rí ẹ̀kọ́ mẹ́ o wọ́n sì máa pariwo manhaju salaf manhaju salaf gbogbo tí wọ́n máa pariwo lọ́sàn lóòrùn pé Eh, pé eh, manhajù sálàfù eh, ó sọ́tọ̀ọ̀tọ̀ ah, ah. kìí ṣe ọ̀kan gbogbo lè wọ̀n ní rí imam ahmad bí karobisi ṣe ní ẹ̀yìn látọ̀dọ̀ alimamu shafi'i tó imam ahmad kò imam ahmad wo kí wá sí imam ahmad nìkan wo torí lára àwọn nǹkan tí wọ́n máa ń sọ ni eléyìí náà ń bọ̀ bùkákọ́kọ́ yanjú ọ̀rọ̀ tó tí ẹni yí pamọ́ alimamu zahabi náà sí àṣà àgbàgbé ọ̀rọ̀ tó sọ àbí so kákọ́kọ́ yanjú rọ́ iná wọ́n ni wakana min buhuri ilmi wọ́n ni al-Karabisi ó tún jẹ́ odò ma ẹlẹ́yìn wọn kàwọn àfáà aládìsì sẹ́mọ̀ tó kàwọn ni pé odò ìmọ̀ ìmọ̀láàmà wákì wọ́n ni zakiyan wọ́n ni fatinan fasihan ah, ah, fasihan tasanifuhu wọ́n láwọn nǹkan tó kọ níbi furu' àti àwọn usul ó dá lórí bó ṣe gbòrò tó nínú ma illa annahu waqa'a baynahu wa bayna al-imam ahmad àyàfi pé ó nǹkan ṣẹlẹ̀ láàrin wọn àti imam ahmad fahujira li dhalik wọ́n torí àwọn pàtí wa sí lè yíò tó láti sọ̀yọ̀ lóun bídíà gangan fúnra rẹ̀ bídíà làwíyà òun ló kọ́kọ́ dálẹ̀ wọ́n sọ pé òun ló kọ́kọ́ dálẹ̀ sí lè yíò tó láti sọ̀yọ̀ lóun bídíà gangan fúnra rẹ̀ wọ́n ni wà lámà bálagọ Yahya ibn Ma'in wọ́n nígbà tó dọ́dọ̀ Yahya ibn Ma'in Yahya ibn Ma'in táwọn àbúkọjá kórìíra ni ó wallahi wọ́n ma ń sọ̀rọ̀ ẹni yìí láìdá àtàwọn àtàwọn makẹ́ wọ́n ma ń sọ̀rọ̀ láìdá bí ẹ̀rọ pé ọmọ kékeré kan tó lọ fi ìpẹ̀ sí rí lẹ́yìn mọ́sálásí ni Yahya ibn Ma'in nígbàtán bá ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ni annahu yatakallamu fi Ahmad ní pé Karabisi ń sọ̀rọ̀ pa Ahmad nígbà tó dọ́dọ̀ Yahya ibn Ma'in qal ma ahwajuhu wọn ló bú kódà náà àwọn ríwáyà míì ó láàánà rẹ̀ tí kan bá yẹn jà torí òdodo tó wà lára ẹni yẹn tí ń bá jà nìna àtàni mama ahmadi tàni gbogbo ta fi mama ahmadi níbẹ̀rẹ̀ ayé wọn títà fi kú ka ìmọ̀ ká dìfẹ́ndẹ̀ sí ni bóò ni yóò ṣe wá ní problem pẹ̀lú wọn tó wà mọ́ òpin eh, ọ̀rọ̀ ayé ni ah, àwọn èèyàn gan àwọn a ní àwọn èèyàn ò ní respect fáwọn èèyàn tán wallahi mo rí kí ní ẹ̀láwùjọ wáyìí àwọn èèyàn ní respect rárá fáwọn èèyàn tó máa ń gbọ́ wọn wọ́n máa ń rò páwọn èèyàn tó ń gbọ́ wọn náà dìdìnrin ni wọ́n ni but ìyìn padà blame àwọn náà mọ̀ nígbà táwọn èèyàn tó máa ń gbọ́ wọn náà ti prove pé bẹ́ẹ̀ làwọn ṣe rí so ẹmọ wọn kan o so wọ́n ni qala Hussein fil Qur'an lafzi bihi makhluq wọ́n ni Hussein sọ ń pa Qur'an Hussein Abu Ali so al-Karabisi náà nìyẹn pé láàfúrí ẹlẹ́kọ̀ọ́ ẹmọ òun nígbàtí fìtínà ń ṣẹlẹ̀ tí wọ́n wá gbéra rẹ kalẹ̀ pé ìwọ fẹ́ máa ìwọ fẹ́ yàtọ̀ ṣe gbogbo ojú ọ̀nà táwọn àkọ́kọ́ ìyá yẹrẹ mọ́rin kí fìtínà ṣẹlẹ̀ káwà dótò dódó ara o àwó yàtọ̀ ni o kí fìtínà ṣẹlẹ̀ kó ń bídá àkásọ̀rọ̀ padà ara o àwó ni o ẹni tí ń rí irú ìrìn wọn ẹni tó wà lórí irú ojú ọ̀nà wọn tán fẹ́ máa rìn òun náà lẹ́yìn tán defend so lafzi bihi makhluq so wani fabalagha qawlahu ahmad fa ankara wani ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ imam ahmad imam ahmad wa tako sẹ́rí ankara yìí ẹ jẹ́ tako kíní nínú tàríkù Baghdad so nínú bẹ́ẹ̀ni nínú bẹ́ẹ̀ni nínú tàríkù Baghdad so ti al-Khatib al-Baghdadi so naam ẹjíká ẹjíká wo ẹmọ ohun kawo nígbàtí wọ́n mú ìsinádẹ̀wà wọ́n ni قال وني قال wọ́n ní ibrahim ibn ishaq al-harbi wọ́n ní ó sọ pé qala kuntu jalisan inda ahmad ibn hanbal olóhun jòkó lọ́dọ̀ imam ahmad ibn hanbal idh ja'ahu rajulun balakunrin kasi wa banu faqala ya aba abdillah ó ní abu abdillah inna indana qauman àwọn yakan bẹ lọ́dọ̀ wa yaquluna inna alfadhahum bil qur'ani àwọn sọ pé alfáàzù wa pẹ̀lú Qur'an makhlúkù ni wọ́n ni makhlúkọ̀ faqala Ahmad ibn Hanbal wọ́n ni Ahmad ibn Hanbal wọ́n ni yatawajjahu al-abdu bil Qur'an ila Allah li khamsati awjuh wọ́n ni ẹrú man a relationship ẹrú pẹ̀lú Qur'an ọ̀nà márùn ni wọ́n ni kulliha ghayru makhluqah gbogbo kò sí tó jẹ́ ìdánú rẹ̀ gbogbo ọ̀nà tí ẹ̀dá fi ń ní relationship pẹ̀lú Qur'an yẹn kò sí tí Qur'an jẹ́ kíni tó jẹ́ ìdánú rẹ̀ ẹmọ́gbọ́ wọ́n ni a hifdhun bil qalb tí a bá ha sọ́kàn tó bá ha sọ́kàn Qur'an yẹn kìí sí ẹ̀dá tilawatun bil lisan bó sí ka pẹ̀lú ahán wa sam'un bi adhan bó o sí ń gbọ́ pẹ̀lú etí ẹwú tẹ̀fsílì tí mama ahmed sí sí tó bá ṣe pé tẹ̀fsílì ni kàrọ̀bí sí kọ́kọ́ sọ pé lafzi bil Qur'ani makhluku ni in tó kọ́kọ́ sọ nìyẹn sí ẹrí gbogbo tẹ̀fsílì tó wá lẹ́yìn lẹ́yìn ìgbà tí mama ahmed rọ́dù rẹ̀ táwọn fà súnnà tí wọ́n gbá tó sọ wọlé gbogbo tẹ̀fsílì sí ẹ̀wọ̀n pé bá òdodo mu tán bá ṣe rọ́dù fún wọn ẹ́ òun sọ pé but ọlá pé báwọn náà ṣe máa ń ṣe ojú ọ̀nà wọ́n rí ẹni tó jọ wọ́n núta ni ojú ọ̀nà kàrọ̀bí sínà làwọn náà mú so wọ́n ni mama ahmed wọ́n ni wà nadharun bi basar àti bíyàn sí ń rí pẹ̀lú ojú ìrìnà rẹ ìwọ ló ní ṣùgbọ́n tó ń rí yẹn gangan makhluk wa khat biyad àti bíyàn sí ń kọ pẹ̀lú ọwọ́ imam ahmed wá fẹ́ ṣe tafsil ẹ má gbọ́ wọ́n ní falqalbu makhluqun ọkàn tí ẹ̀ dá lóhun wal mahfudhu ghayru makhluq ṣùgbọ́n tá a há sọ́kàn òun èé ṣe makhluq ẹ wo tafsil tí imam ahmed ò gbọ́ gbogbo tafsil yìí lé ní karọ̀bí sí wọ́n sọ pé lafzi bil qur'ani makhluq wọn wá wo tafsil rẹ̀ kí sí dúgbà lérò nìyẹn nìna ẹ wo fa ankara ọ̀rọ̀ al-imam adh-dhahabi inú sí ara aláminú bala aláfẹ́ láfẹ́ sàlàyé fúnra wa yóò so ṣe imam ahmad gbọ́ gbogbo tafsiri yíye imam ahmad wallahi kódà tọ́ánù gani sí imam ahmad tọ́ánù ní sí imam ahmad kí a ma wùkú ẹni pé lafzi bil qur'an pé imam ahmad man ti ń sọ náà wọ́n sì mọ̀ ibi tí ń lọ imam ahmad man ti ń sọ wọ́n mọ̀ ibi tí ń lọ ṣe imam ahmad tó tán ṣe gbogbo tafsiri yìí dáadáa fún wa ṣe àwọn ni wọ́n ní man tán sọ wọ́n ní falqalbu makhluk ọkàn ẹ̀dá ni walmahfúdhu ghayru makhluk ṣùgbọ́n ta ha síbẹ̀ ìsẹ̀ ẹ̀dá jẹ́ watilawatu makhluqa in ta n ká ẹ̀dá ni so kíkàwa jari àtiláwà torí pé mọ́n lo tiláwà náà fún kàtí yanka but kíkàwa ẹ̀dá ni walmatuluwa ghayru makhluk ṣùgbọ́n ta n ká kìí sẹ̀dá so wíwò ẹ̀dá ni walmanzuru ilayhi ṣùgbọ́n tá ń wò gangan ghayru makhluq kẹsí ẹ̀dá ìwíwò wa ẹ̀dá ni ṣùgbọ́n tá ń wò gangan kẹsí kíni kẹsí ẹ̀dá ẹ wo gbogbo àwọn tafsiri tó wá látọ̀dọ̀ imam ahmad ni o imam ahmad gbọ́rọ̀ karabi sí yẹni ẹ wo kí ẹ ma tẹ́mbẹ̀lẹ̀ àwọn àfá imam ahmad gbọ́yé ni fún wa àwọn kan sí ẹ̀mọ̀ kí ẹ̀mọ̀ ah, àkídà sí ẹ̀mọ̀ ń fà lọ́kọ́ àkídà rẹ̀ wọ́n fẹ́ kọ́ àwọn ìlàkídà ẹ̀mọ̀ wá pàlọ́ ah, ẹfẹ́ kọ́ àwọn èèyàn ní tàwíìdì àkídà kẹ́ simplify ẹ̀ fún wọn ewu ní gbogbo àlọ́ kẹ́mọ̀ wá kọ́ àwọn èèyàn lálọ́ àwọn ọmọ kí wọ́n máa kún fà lọ gẹ̀rin fa ẹ̀wùn kẹmọ̀ yìí in ti alimamu zahabi tafsir ọ̀rọ̀ alimamu zahabi ni pé fa an karahu tí alimamu zahabi sọ ni yóò ajé kama kalọ wani fa an karahu wa qala hadhihi bid'a àdádálẹ̀ lélẹ̀ àwọn sahaba sọ̀rọ̀ ẹ̀ àdádálẹ̀ nínà ẹ ma wá gbọ́ alimamu zahabi náà fa awdaha fa awdaha hussein al lẹ́yìn náà alkarobi sísẹ̀ wá sàlàyé masala yẹn lẹ́yìn náà alkarobi sísẹ̀ wá sàlàyé rẹ̀ ó sẹ̀ wá sàlàyé masala yẹn ẹwọ bá sí ń da ọ̀rọ̀ orí wàkọ́ọ̀lá talafúrúka bil Qur'an wọ́n ni wá ní kíkà bó sí ń ka Qur'an yẹn àbí kíkà rẹ̀ jari so ya'ani ghayru malfudh ó yàtọ̀ sí nǹkan tí ó ń kàná so ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe kíni tó ń kàná so lẹ́yìn ìgbà yẹn ni Karobisi ṣe tafsiri ṣe tó wá rí tafsiri gan fúnra rẹ̀ òun gangan náà fúnra rẹ̀ òun tafsiri gangan fúnra rẹ̀ sáwọn àfá àgbà lọ́dọ̀ Karobisi tafsiri tí Yahya ibn Ma'in ò gbà tábù Thawr gbà tí Imam Ahmad ogba gbà bó ní ó sì wá jẹ́ àbúkọ̀ jẹ́ òkèlò ní ó gbà pẹ̀lú kádà ọ̀rọ̀ rẹ̀ Imam Zahabi wọ́n ti lè lọ kọ́rọ̀ Ibn Taymiyyah náà wọ́n torí Ibn Taymiyyah náà sọ nínú mujallad ẹlẹ́kejì kò ní rọ́nà lọ́sẹ̀ gbogbo ẹni tí bá ń dé tèfẹ́ sí ọlọ́wọ́ bó ní rọ́nà lọ so wọ́n ni wa qala fi ahmad al-imam az-zahabi ni ayu shay'in na'malu bi hadha as-sabi kí la fẹ́ fọ́rọ̀ ọmọ yìí ṣe bó la fẹ́ sọ́rọ̀ ọmọ yìí bó la fẹ́ ṣe kín bó la fẹ́ ṣe ọ̀rọ̀ ọmọ yìí so àbúkọ̀ jáná dákọ̀ ilé iná ń so so èmi kan tún fẹ́ ní mọ̀ràn kan fún àbúkọ̀ jáná pé ẹ̀yà Abu Wajaa Siyaru A'lamin Nubala kí ló tẹ̀ ń mú bí wà pé mustanad kí ló kọ́ rẹ̀ mustanad qawiy kan nínú nínú jarh wa ta'dil àti kíní ni Siyaru A'lamin Nubala bí in tó wà summarized ni in tó wà summarized tó dùn ká fún gbogbo èèyàn ni àwọn tíra jarh wa ta'dil wà specific lọ́tọ̀ ẹ lọ gbé ọ̀rọ̀ karabi sí wọn àwọn tíra jarh wa ta'dil so tó bá yí pé sí àlámìnù bàlá lẹ́ni yí ń gbára lé fún gbogbo àwọn kaba yìí gbogbo Allahul musta'an so wọ́n ni Karabi sí sọ báyìí pa Imam Ahmad pé kí la fẹ́ fọ́rọ̀ ọmọ so in kulna makhluk ta bá sọ pé makhluk ni qala bid'a yóò ni bid'a ni wa in kulna ghayru makhluk ta bá sọ pé ghayru makhluk qala bid'a irọ́ ni Karabi sí fẹ́lẹ̀ ipa oyi irọ́ ni kàrọ̀dí sí fẹ́lẹ̀ ìgbà tí ó bá kó ṣúbà sínú tí a bá ní al-Qur'an ghayru makhluq Imam Ahmed ń gbà lọ́dọ̀ yẹn ni kódà Imam Ahmed tún bà jálá yẹn torí ẹ̀ kódà ẹni tí ẹ bá tún so ní mímọ̀ tó bá tún ṣẹlẹ̀ Imam Ahmed tún pọ̀n lé wọ́n ni faghadiba li Ahmed wọ́n ni àwọn wọ́n wá bínú fún Imam Ahmed ashabuhu àwọn tó jẹ́ àwọn èèyàn Imam Ahmed wa nalu min Hussein wọ́n sì wọ́n bẹnu àtẹ́lu al ṣe pé Imam Zahabi gbogbo bá sí ń sọ ìbíbà pé ǹkẹ́ ọ̀kan tó ṣẹlẹ̀ láàrin Imam Ahmad àti al-Karabisi nìkan ni àbí ǹkẹ́ ọ̀kan tí Karabisi ṣe ni bọ̀ tí ó padà yé wa pé Karabisi ṣe oníbídíà ni kìí ǹkẹ́ ọ̀kan nìkan in táwọn náà sí ma ń tẹpẹlẹ mọ́ nìyàn wọ́n ni wa qala Imam Ahmad sọ pé innama bala'uhum min hadhihi al-kutub àdánwò wọn látara àwọn tírà yìí ló ti wà allati wada'uha tí wọ́n hun wa taraku al-athar wọ́n sì gbé àwọn àtharù jù sílẹ̀ àwọn eléyìí náà ń gbé àtharù jù sílẹ̀ o ṣùgbọ́n kò ní hàn sẹ́ni tí ó bá dá nǹkan so uh, qala ibn ali wọ́n ibn ali sọ pé sami'tu muhammad ibn abdullah as-sayrafi ash-shafi'i yaqulu li talamidhatihi i'tabiru bil karabisi wọ́n ni ó ń sọ fún wọn pé ẹkàbàkàrọ̀ bí síkún wọn wà bí Abi Thawr Allahu akbar Allahu akbar Abu Thawr yíwà lára wọn tó sọ̀rọ̀ against Karobisi ẹwọ̀n kẹ́ o Muhammad bin Abdullahi as-Sayrafi ash-Shafi'i inyi Karobisi ní kíni inyi Abu Thawr wani fal Husainu wani la yash'uruhu abu thawr wọ́n ni hussein níbi nǹkan tó ha àti níbi ìmá rẹ̀ ní pé abu thawr ò síkín abu thawr ma fatakallama fihi ahmad ibn hanbal ya ma gbọ́rọ̀ almamu zahabi lè kasi o wọ́n ni fi bábi mas'alati laf imam ahmad sọ̀rọ̀ against karobi sí níbi mas'ala laf laf lafsa mas'ala laf ni pé ọ̀rọ̀ tèmi lafzi bil qur'ani makhluq ní pé láfúdí ọ̀rọ̀ mi tí ń sí ń ka Kùránì ẹ̀dá ni wọ́n ni fasakọtọ̀ alkarobi sí bọ́ wà hukọ lahu an yaskot ó sì tọ́ bó sí bọ́ ẹ̀nà wà athna ala abi thawr imam ahmad wá ní abu thawr jẹ fartafa'a liluzumihi lissunna abu thawr wá ma sunna gbogbo ilé ìwọ̀n ní rí nínú tíra alimamu zahabi wọ́n sọ matal karobisi sanata 48 wa qila sanata 45 wa mi'atayn wọ́n ní 248 uh, àbí 245 ni al-karobisi kú wọ́n ní ẹmọ wá gbọ́rọ̀ wala rayba alimamu zahabi sọ pé kò síyèméjì anna mabtada'ahu al-karobisi ní pé yìí tí kàrọ̀ bí sí dáadáadáalẹ̀ rẹ̀ tó hun wà harọ́rọ̀hù wọn ò sọ pé èyí tó kàsọ lásán ò níbi pé láfíbí lè kùránì makhluk wà harọ́rọ̀hù tó tún wá padà sàlàyé rẹ̀ fi mas'alati talafuz níbi ọ̀rọ̀ pé láfíbí lè kùránì makhluk wà annahu makhluk àti pé ẹ̀dá huwa haqqun ẹ̀kàmọ̀ sílẹ̀ huwa haqqun Imam Dhahabi sọ pé huwa al-haq wa annahu makhluqun àti pé ìdáni huwa haqqun haqqun àbá ẹwọ ẹwọ haqqun yẹn só ní alif walam só ní ma'arifa kò ní ma'arifa bí wọ́n ni wa annahu makhluqun huwa haqqun òdodo lọ́lọ́un náà òun náà òdodo ni lákin ṣùgbọ́n àbáwul imamu ahmad imam ahmad ò fẹ́ wọn ò gbá wọlé li alla yatadarra bihi ila alqawli bi khalqi alquran nítorí ikú mọ́ bá padà wá lìdì lọ síbi pé wọ́n mọ́ sọ pé quran náà ẹ̀dá ni fasadda albab imam ahmad tilẹ̀kùn abúkọ̀ òun sílẹ̀kùnlẹ̀ fáwọn musulmi in tí ó mọ̀ lìdì sí káwọn èèyàn fi máa sọ pé Qur'an makhluk abúkọ̀rọ̀já sílẹ̀kùnlẹ̀ fáwọn musulmi ti ẹni li'annaka la taqdir wọ́n ni torípé ìwọ o ní kápá an tafriza at-talaffuz min o ní kápá láti ṣe yàtọ̀ láàrin ìsọ̀rọ̀ àti tí wọ́n

àti pé ẹ̀dá ni huwa kíni huwa hakun kése huwa alhaq tí a máa ni huwa alhaq òun ni òdodo huwa hakun òun náà òdodo ni huwa hakun òun náà òdodo ni bóyá tàbí kọ̀díjá bá rẹ̀ ránlẹ̀ tí wọ́n ní ìrẹ̀lẹ̀ tí ó sì gbẹ̀rà bóyá ọlọ́wọ́ bó ma fi gbogbo àwọn ìmọ̀ yí àwọn nǹkan yóò tún ma fi hàn lakin abahu imam ahmad na imam ahmad kọ̀ li alla yatadarra bihi ila alqawl bi khalq alquran nítorí káwọn èèyàn kó má bá fi lídì lọ sí bí ọ̀rọ̀ pé Kùránì dání fasadda albab imam ahmad wá tilẹ̀kùn rẹ̀ li'annaka la taqdir an tufarriz at-talaffuz min al-malfuz turbi ó lè ṣe ato ní bí ọ̀rọ̀ teyan sọ gangan alladhi huwa kalamullah tó ṣe pé ntan sọ yẹn gangan ni ọ̀rọ̀ Ọlọ́run ba illa fi dhihnika abinin la kanya ẹ̀dàkùn torí ọlọ́run ọ̀rọ̀ tí alimamu zahabi sọ yìí bóò ló sì jọ mọ́ nǹkan tí Abu Khadija sọ ń bí ọ̀rọ̀ alimamu zahabi ń fúnṣẹ́ ka fún wátán ẹgbọ́n tí Abu Khadija sọ ń tiẹ̀ alimamu zahabi sọ bẹ́ẹ̀ alimamu zahabi kó ìtàn al-Karabi sí wá nínú síyàrá wọn ni ah, ah ìyájẹ́ ọkùnrin yìí o in tó sì ń sọ níjọ́ náà lè bí àti ibi ìsin lọ́wọ́ bá lọ́wọ́ báyìí la ilaha illallah ẹwọ́rọ́ wallahi Abu in tó súnmọ́ ọ̀rọ̀ tí àbúkọjá sọ yìí ju òun ni pé al-Mundhari sọ kíkíni huwa hakun òun náà òdodo ni ibo náà ti wá rí pé in táwọn mọ̀sùn in tí Imam-Dhahabi sọ bẹ́ àbúkọjá ah, ah. torí ọlọ́run ah, ṣe torí kásà sọ táwọn èèyàn gbọ́rí àwọn èèyàn ẹ̀ eh, tọ́ Allahul musta'an ẹ ma wá ẹwọ ọ̀rọ̀ yìí báyìí ẹwọ ọ̀rọ̀ yìí ẹwọ nǹkan tí alimamu zahabi sọ ẹwọ nǹkan tí Abu Khadija sọ nínú ọ̀rọ̀ yìí gangan fúnra rẹ̀ tàbá tó wá fẹ́ wọ ọ̀rọ̀ yìí gangan fúnra rẹ̀ sí in tí alimamu àbí tí alimamu ni in tí kárọ̀bí sísọ in tí kárọ̀bí sísọ sí in táwọn èèyàn fi ń jọ́sìn fọ́nà ọba lónìí nìyàn kìí sí táwọn ya fi ń jọ́sìn fún ọlọ́ọ̀bá lónìí ni ẹ̀ ṣe wà rí pé ilé ìgànnà irọ́ tún ni nígbà Al-Imam Dhahabi sọ pé ìta fi ń jọ́sìn fún ọlọ́ọ̀bá ní irọ́ pọ́nbélé ni ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ara àti ara ni ṣe rí ta bá lọ ọ̀rọ̀ alimamu zahabi wà ń bẹ ní pé in ta fi ń jọ́sì fún Ọlọ́run Ọba in tí alimamu zahabi sọ ó wà ń bẹ ẹjẹ́ ń wo page rẹ̀ náà alhamdulillah mo ti rí so ta bá padà lọ sínú síyàrò alamin nubala iná ni so nínú síyàrò alamin nubala mujallade ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́lá page 510 mujallade ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́lá page 510 nínú síyàrò alamin nubala alimamu zahabi ẹ ma gbọ́ alimamu zahabi o alimamu zahabi sọ pé hadhihi a diqqatun abi daqqatun min al'ayun wani walladhi zahara min muhammad ọ̀rọ̀ alimamu bukhari wọ́n sọ torí wọ́n ọ̀rọ̀ alimamu bukhari náà ń bọ̀ wọ́n bẹ̀ wọ́n ni in ti kárọ̀ bí sí sọ òun náà ni nǹkan tí ìtàlùmọ́ bukhari sọ òun náà ni nǹkan tí kárọ̀ bí sí sọ la ilaha illallah la ilaha illallah ọ̀rọ̀ wà nínú ṣe tàríkù Baghdad náà kọ́ ni tí alimamu Bukhari sọ pé òun ò sọ bẹ́ẹ̀ alimamu Bukhari sọ pé òun ò sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá sì sọ pé òun sọ bẹ́ẹ̀ ó ti parọ́ mọ́ alimamu Bukhari sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ó sọ pé gbogbo ẹni tó bá sọ pé òun sọ bẹ́ẹ̀ á wọ́n ni wọ́n ni walladhi dhahara Muhammad amrun khafif alimamu Dhahabi sọ pé in tó jẹ látọ̀dọ̀ Imam Bukhari ọ̀rọ̀ tó fúyẹ́ ni min al-masail ní àwọn alamari tó sọ pé allati ikhtalafa fiha al-a'imma àwọn afá sí ìyapẹ̀ ní ń parí fil qawli fil Qur'an so nípa ọ̀rọ̀ ń pa al-Qur'an wa tusamma wọ́n sì máa ń mas'alatu af'ali ta'lil so mas'ala af'ala wọn tán ka Qur'an fa jumhurul a'imma ọ̀gọ̀rọ̀ àwọn afá wàsálàfù wàlkọ́làf àtàwọn tó ti síwájú àtàwọn tó wá lẹ́yìn ẹ ma gbọ́ra Imamu Zahabi dáadáa ẹ fi mọ̀ pé wallahi Abu Khadija ń parọ́ mọ́ Imamu Zahabi fàjùmhúrùl àìmà ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wàsálàfù wàlkọ́làf àtàwọn tó ti síwájú imam zahabi sọ pé ilé ilá sí fi ń jọ́sìn fún ọlọ́ọ̀bá la hawla wala quwwata imam imam zahabi sọ pé ọ̀rọ̀ imam ahmed la fi ń jọ́sìn fún ọlọ́ọ̀bá Abu Khadija sí mọ́mọ̀ parọ́ pé alimamu zahabi sọ pé ọ̀rọ̀ karobi sí la fi ń jọ́sìn fún ọlọ́ọ̀bá ẹ wo kí la fẹ́ gbà kí la fẹ́ gbà níbi kásà máa ṣe mọ̀súnrí mọ̀súnrí káàkiri kí la fẹ́ gbà mọ̀súnrí kọ́ so wa bihadha nadinu Allah ta'ala wa badda'u man khalafa dhalik wọ́n sì pèlé ní bídá ẹni tó bá yapa rẹ̀ abẹ́ ẹwọ ẹwọrọfá wa dhahabatil jahmiyya ọ̀rọ̀ alimamu zahabi yìí ọ̀rọ̀ yìí gùn gan mo fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ti alimamu bukhari tí wọ́n sọ pé imam bukhari náà sọ nǹkan kan náà ni ìrọ́ náà tún lélẹ́yìn náà wọ́n tún ẹwọ bá sí ń parọ́ máwọn sálàfù báyìí wọ́n sì ní kán wá kọ́ àwọn èèyàn ní bóòlù àwọn sálàfù sí wá mọ̀ irọ́ wọ́n sì kó àsán rọ́lẹ̀ fún pa àwọn sálàfù wọ́n tààrọ fáwọn èèyàn ọjá ubi ifkin mubi so wani wa zahabati aljahmiyyatu wal mu'tazila wal ma'mun wa ahmad ibn abi du'ad al-qadi wa khalqun min al-mutakallimin mutakallimin wa rawafida ila anna al-qur'ana kalam kalam Allah munazzalun makhluq so ní pé àwọn eléyìí àwọn lọ sí wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba kalamullah ọ̀rọ̀ Ọlọ́run ọba ni so but ọ̀rọ̀ yìí áìtúnkà áìtúnkà insha Allah ta'ala áìtúnkà but in tí mo fẹ́ yanjú ni pé tí ń fi parí tọ̀rọ̀ ilé pátápátá insha Allah so tọ̀rọ̀ pé bóyá al-Imam Bukhari sọ nǹkan kan náà yìí àtàwọn nǹkan kan mìíràn tí ẹni tó lè fún afẹ́fí dọ̀rọ̀ so torí wọ́n tún kọ́rọ̀ imi tẹ́mí àná wọ́wọ́ imi tẹ́mí àná sọ́rọ̀ pa al-Karabisi but gbogbo tí ó jẹ́ kí gbogbo ẹ̀ clear ni pé ah, ṣe rí kọ́ ìdà kan wà tí ó yẹ ká dún ní ma ẹ má jẹ́ ká má fi eh, present George pastor ma ẹ má jẹ́ ká má fi present ká má fi George kini ká má fi George pastor ma pé in ti ń ṣẹlẹ̀ ń sin nǹkan ti hàn sin nǹkan ti dánsìn nǹkan ti ká má wá fi George gbà yẹn kódà nú ọ̀rọ̀ ayé gan àkíńṣe bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ayé gan àkíńsẹ kí ni àkíńsẹ bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ayé àkíńsẹ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ayé àwọn ọgbà kan wà tó ti pé àwọn kankan wà táwọn èèyàn máa ń ṣe kò sí tó ṣe kò sí tó ṣe nínú ádà kò sí tó ṣe àwọn èèyàn ṣe lọ tá bá dé lẹ́yìn tá bá ráwọn èèyàn tá bá gbọ́pọ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tá sì mẹ́jítá fi ń ṣe sáà máa mú wọn sí àìbú wọn sí náà àìbú wọn sí àwọn kankan sí wà tó ṣe pé àwọn èèyàn gba wọn àà ah, wọ́n mọ́ mú àwọn èèyàn sí nínú ọ̀rọ̀ ayé gan nífà nínú ọ̀rọ̀ ayé gan fúnra ayé gan ní tó bá sì dìgbà tí wa táwọn náà bá tún rí pé àà ah, ẹni yìí àwọn ah, mú sáwọn nǹkan yìí tó tọ́ àwọn náà gbà pé ìgbà tó lò yìí tó tọ́ sí náà nù kí ló dé táàmà wá fi ìgbà tiwa táàmà fi dájọ́ lórí nǹkan táìmù tiwa bí nǹkan ṣe rí táìmù tiwa láàmà fi dájọ́ nípa táìmù al bí nǹkan ṣe rí ní táìmù Ibn Taymiyyah alama fi dájọ́ ní táìmù al-Karabisi so bó ní ẹsẹ jẹ́ bó ní ẹsẹ fẹ́ jẹ́ bó ló sì sí pé ọ̀rọ̀ Ibn Taymiyyah alágbọ́lá fún lórí àwọn tó bá ló bá wọláyì àwọn èèyàn orífẹ́ inú làwọn èèyàn fa àwọn èèyàn yíò mọ́ sọ ibi ìgbà tọ́rọ̀ bá ti ẹ̀ ní ju ọ̀rọ̀ lẹ ẹwà ẹran kankan kankan àìmọ́yẹ ẹlòmí tí ebi tẹ́mí asọ́rọ̀ rẹ̀ wọ́n ah, àwọn afọ́ ògbánà ẹ máa wo wallahi àbòsí àwọn èèyàn sí àbòsí gan tí wọ́n jẹjọ fún wájú ọlọ́run ọba tẹ bá sọ fáwọn ẹni yìí pé wọ́n ma sọ fún yín pé Sheikh Al-Albani yẹn halabi àbí Sheikh Al-Albani wọ́n yẹn halabi eh, ti yẹn halabi ìsí yìí Imam Ahmad wọ́n sọ̀rọ̀ ń pa kàrọ̀bísí wọ́n bẹnu àtẹ́lù kàrọ̀bísí wọ́n sọ̀rọ̀ ń pa kàrọ̀bísí Sheikhul Islam wọ́n wá lẹ́yìn wọ́n wá sọ nǹkan mí ẹwọ bí nìzán sí yí wọ́n láwọn yìí àwọn èèyàn táwọn èèyàn aláwọn èèyàn sẹ́ aláwọn èèyàn yóò ní respect fáwọn èèyàn tó máa ń gbọ́ wọn wọn ò ní respect kankan fáwọn èèyàn tó máa ń gbọ́ wọn wọ́n máa ń rò pé bí dìrìn láwọn èèyàn ni but àwọn èèyàn náà wọ́n ti sọ̀dákọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ gbà ìpé dìdẹni níwá ìmọ̀ sọ tó bá wà fún yín ọ̀rọ̀ Halabi ọ̀rọ̀ Halabi ẹ̀rùn rí ma pé Sheikh Al-Albani ẹ̀rùn rí ma ẹ̀rùn rí ma ẹ̀rùn rí ma ẹ̀ nígbàjá ìhùn Sheikh Rabi' ìsí ìbáyìí Imam Ahmad tó wà láyé nígbà kàrọ̀bí sí tó mọ́ tó sẹ̀rẹ̀ àwọn tó wà láyé Yahya ibn gbogbo wọn sọ nkẹ́ yìí ẹ̀wà nígbà ń sì ọ̀rọ̀ ìmì tẹ́mí àlẹ́wà jòkó tí àti ọ̀rọ̀ alìmẹ́mù záhàbí ibò láfẹ́ kí ni gbogbo ilé ìbáyìí tọrọ lọ́wọ́ bá kí ni ìdẹ̀sìn ọlọ́wọ́ bá rúbá yìí kí ló dé ah, kí ló dé tọrọ lọ́wọ́ bá kí ló dé kí lè afẹ́ ọ̀rọ̀ alìmọ́mù ọ̀rọ̀ karobisi abu ali hussein ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ lafziya lọ ọ̀rọ̀ karobisi ju ọ̀rọ̀ lafziya lọ ah eh ani mo tún rántí nǹkankan allahu akbar allahu akbar ṣe rí tíra tí mo ti rí ọ̀rọ̀ karobisi pé ó ju ọ̀rọ̀ ọ̀rọ̀ lafzi bil Qur'an lọ wallahi ọ̀dọ̀ ọmọ kéwà Abubakar jẹ́ mọ̀tí rí wallahi tallahi sharhu ilal Tirmidhi ti alimam ibn Rajab ibẹ̀ mo ti kọ́kọ́ rí wallahi ọmọ kéwà Abubakar jẹ́ lójìn ara ti ráyìn but imi mọ̀ bóyá wọ́n yí ká ní wallahi sharhu ilal Tirmidhi wallahi lójìn lọ́ra ti alimam ibn Rajab ẹ máa wò tàbá wo inú sharh Hilal at-Tirmidhi a rí pé àwọn kan tí wọ́n kà sí kàrọ̀ bí sí lẹ́sẹ̀ ó ju ọ̀rọ̀ pé ọ̀rọ̀ lafzi bil Qur'ani makhluq nìkan lọ ẹ máa wò ọ̀rọ̀ alimamu alimamu ibn Rajab inú sharh Hilal at-Tirmidhi so ẹ máa ẹ̀yìn ọláyé èyàn mọ̀ wọn so but látara ìfìfẹ́ inú wá máa ti gbogbo tí ó bá ti a ní gbogbo tí ó bá ti bá fẹ́ inú wọn báyìí wọ́n ṣetán láti fi gbogbo ọ̀nà tako so kíyàn má fìfẹ́ inú wá máa kíyàn wá máa nítorí Ọlọ́run bá subhanahu wa ta'ala ni wallahi tíyàn bá wá máa nítorí gbogbo tíyàn bá máa Ọlọ́run bó mọ̀ báyàn fi baraka sí ẹ mọ̀ wo alimamu Ibn Rajab wọ́n sọ nínú mujallad ẹlẹ́ẹ̀kejì page 892 nínú sharh ila li so wọ́n ni وقد تسلط كثير ممن يطعن في أهل الحديث عليهم wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ma ń sọ̀rọ̀ ń pa àwọn ahlul hadith wọ́n ti tasallatọ̀ lórí wọn wọ́n ti jẹ gaba lórí wọn bí zikiri shay'in min hadhihi al-ilal wọ́n ni pẹ̀lú kíkán dákọ̀ ìkọ̀kan nínú àwọn ilali wa kana maqsuduhu bidhalik ṣùgbọ́n nǹkan tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ fi ahli al-hadith jumlatan òun fẹ́ bẹnu àtẹ́lù àwọn àfáà aládìífin wa tashkiki fi àti ó fẹ́ bẹnu àtẹ́lù jarh wa fẹ́ bẹnu àtẹ́lù àwọn hadith tó bá ti yàtọ̀ sí àtàwọn ará hijaz kama fa'alahu husaynul karabisi la ilaha illallah àṣé Karobisi náà wà lára àwọn tó gbógun ti jarhu wa ta'dil gẹ́gẹ́ bí Hussein al-Karobisi sese fi kitabihi nínú tírà rẹ̀ alladhi sammahu bi kitabil mudallisi tó pè tírà yẹn ní kitabul mudallisi wa qad dhakara kitabahu hadha wọ́n ní wọ́n ti dákọ̀ tírà rẹ̀ yóò lil fàdánmáhù dánmàn ṣadìdà imam ahmed ìbẹnu àtẹ́lù ní ìbẹnu àtẹ́lù tó lágbára gan wàkàdálíkà an kárọ̀hù aléhì abúthawr kí wá sí imam ahmed nǹkan abúthawr náà takó wa ghayruhu minal ulama àtàwọn ẹlùmí náà nínú àwọn olùmọ̀ qala al-marrudhi al-marrudhi ó sọ pé ní òun lọ sọ́dọ̀ karabisi wa huwa idh dhaka mastur almarmuzi ní sọ báyìí o ẹmọ wọn kẹ́ o ẹmọ wọ àwọn tó gbé tó bá alkarobi sí lógbà o wọ́n ni wọ̀ húwà ìdáka mastur ìgbà yẹn ó pamọ́ alámọ̀rí rẹ̀ pamọ́ àsírí rẹ̀ ò tí tú ẹ̀dàkùn ẹwà dúró àwọn èèyàn tá ti dápọ̀ lónìí báyìí ní pé àwọn náà sọ̀rọ̀ ń pa kàrọ̀bí sí sútún yẹ kí èèyàn máa rí mọ́ pé láàrin Imam Ahmad wọ́n láàrin àwọn ènìyàn wọ́n wà máa ẹmọ̀ wá tún tán tó in tó ti ṣẹlẹ̀ ẹmọ wá tún tò ẹmọ wá tún tán tò pé ẹ̀ẹ́n kò ah. ẹmọ gbọ́ wọn ni qala al-Marrudhi madaytu ila al-Karabisi olóhun lọ sọ́dọ̀ Karabisi wa huwa mastur ó ní ẹni tó sì pé alámọ̀rí rẹ̀ pamani yadhubbu ani sunna ó mọ́ dífẹ́ ni sunna wa yudhiru nasrata abi Abdillah ó mọ́ fi hàn kó wọn ran Imam Ahmad lọ́wọ́ faqultu lah mo wá sọ fún pé inna kitab al-mudallisin níbi tíra al-mudallisin yuriduna an yu'riduhu àbí an yu'riduhu ala abi abdillah wọ́n fẹ́ fi hàn abu abdillah imam ahmad fa azhara annaka qad nadimta fa azhir oni fi hàn fa azhir fi hàn annaka qad nadimta ní kò ti kábàámọ̀ tíra rẹ̀ wọ́n fẹ́ lọ fi fẹjọ́ sùn imam ahmad ni o àfíṣẹ́ wọ́n máa ń fẹ́ lọ fẹjọ́ àwọn bídá sún àwọn àfá àwọn ọ̀daràn àṣẹ wọ́n máa lọ fẹjọ́ wọ́n sún àwọn àfá torí wàláyé ọmọ èèyàn ẹlòmí ò ní gbọ́ kò sáyà lọ́wọ́n tẹ́fẹ́ ká fún mú ń ká ọ̀rọ̀ Sheikh Muqbil kan Sheikh Muqbil sọ pé hajjúrù mọ́ ń ṣiṣẹ́ gan nífà Sheikh Muqbil sọ pé hajjúrù mọ́ ń ṣiṣẹ́ gan kí ẹ wọ́n sọ fún pé à wọ́n lọ rẹ̀ sùn imam ahmedu wọ́n ni fa'adhir so tètè fi hàn wọ́n fẹ́ jẹ́ kó túbá ń bẹ̀ẹ̀ ní ẹ̀sìn ọlọ́wọ́ bá nínà kó túbá ń bí nǹkan tó ń ṣe fẹ́sìn ọlọ́wọ́ bá annaka qad nadimta níbo ti kábàmà hatta ukhbira aba abdillah kí n bá fi lè fún abu abdillah ní ròyìn pé ó ti kún bẹ̀ faqala li ó inna aba abdillah karabi sọ pé a orí imam ahmed rajulun salih èyàn dáadáa ni mithluhu yuwaffaq li isabati al-haqq irú rẹ̀ ó lè ṣe kòǹgẹ́ kóhun náà rò dodo mọ̀ nínú tí mo fi sínú tíra mìíràn wọ́n ni wa qad raditu an yu'rada kitabi alayhi mo ti yọ́nú sí kí wọ́n fi tíra mi kan fi hàn wa qala qad sa'alani Abu Thawr ẹ ma wo àwọn èèyàn tí kìní dákọ̀ tí kàrọ̀ bí sí gẹ́gẹ́ dákọ̀ fúnra rẹ̀ Abu Thawr wabnu aqil àti ibn aqil wọ́n ni wa habishun an adriba wa habish àti habish ẹwà wọn ẹ̀dàkùn lẹ́nu gbàtà jókòó yìí àwọn tí wọ́n ní problem pẹ̀lú karobi pẹ̀lú karobi sí àwọn tí wọ́n gba karobi sí ló ń bí dáa ẹ̀dàkùn sí kò tí tó méje wọ́n sì máa ya wọ́n sì máa direct wọ́n ní an adriba ala hadha alkitab fa abaitu alayhim wọ́n ní kí n mú tíra yìí kí n parẹ́ mo kọ̀ mú lè mi kàrọ̀bí sí ní pa tíra mi rẹ̀ wa qultu bal azidu fihi yìí tó lékún ni ẹnàkùn ẹwọ kàrọ̀bí sí wọ́n ní wa lajja wa huwa la yadri man wada'a al-kitab imam ahmad ó tún wá mẹ́rin tó kọ tírà yẹn wọ́n ní wa kana fil kitab nínú tírà yẹn at-ta'nu 'ala al-a'mash al-karabisi ń bẹnu àtẹ́lù al-imam a'mash àwọn àbúkọjá iná wọn sí gbà pàwọn gbà ti imam a'mash ni ẹni karabisi sí ń bẹnu àtẹ́lù imam a'mash wa nusratu lil hasan ibn salih àti pé ẹni yìí hasan ibn salih lọ́wọ́ Hasan bin Sali tí wọ́n sọ yìí ẹni tó nírò rí àwọn Khawarij ni o Karobisi wọ́n dìfẹ́ndì ẹ̀ pé ẹni tẹ́ bá ní Hasan bin Sali náà kó sí khuruj sí Abdullahi bin Mas'ud náà kó sí khuruj ni a ah, Abdullahi bin Zubair Abdullahi bin Zubair jari sóhun náà kó sí khuruj ni wọ́n ni wa kana fil kitab wọ́n ni in kultum ní pé bá sọ pé innal hasan ibn salih ní pé hasan ibn salih kana yara ra'yal khawarij ní pé orí nírò rí àwọn khawarij fa hadha ibn zubair sahaba annabi náà kọ́ni qad kharaja àwọn náà ti jáde náà ẹ̀dá kò sáwọn tí ń sọ bẹ́ẹ̀ láyé lónìí sẹ́ àtórí ẹ̀bà dáhùn wallahi àwọn ikhwani ń sọrú ọ̀rọ̀ yìí àwọn ikhwani ń sọrú ọ̀rọ̀ àrọ̀ tó burú tó bá àwọn ikhwani ń sọ wọ́n ni falamma kúrìá ala abi abdillah nígbàtí wọ́n katira yìí fún ah, imam ahmad qala hadha jama'a lil mukhalifin ilé yìí kójọ fáwọn ọ̀tẹ́sìn ma lam yuhsinu an yahtajju bi èyí tí wọ́n lè fi sẹ̀rí hadhiru an hadha ẹkí ẹwọ́n àwọn èèyàn kó lọ lára rẹ̀ wa naha anhu ẹkọ̀ fáwọn èèyàn lára rẹ̀ wọ́n ni wakọ̀d tasallatọ̀ bí hadha alkitab látara tíra tí kàràbí sí kọ yìí wọ́n jẹ gaba tó wá ifun min ahlil bida àwọn ìrànràn nínú àwọn bídà wọ́n fi tíra wọ́n fi jẹ gaba lórí àwọn súnnà min al-mu'tazila nínú àwọn mu'tazila wa ghayrihim àtàwọn mi fi ta'ni ala ahlil hadith níbi ìbẹnu àtẹ́lù àwọn ahlil hadith kabni ibadi sahib wa nahwihi àtàwọn míì wakadhalika ba'du ahli al-hadith bákan náà àwọn ahli al-hadith yunqadu so imam imam imam ibn rajab ọ̀rọ̀ tán sọ ń pa karobisi ni kìí sí imam ibn rajab nìkan o kìí sí imam ibn rajab nìkan o so ẹwọ̀rọ̀ báyìí so ẹwọ̀ nǹkan ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ so wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ta kàràbí sí fáwọn èèyàn bí àgbàfà súnmọ̀ táwọn èèyàn sàbòsí fún tí Imam Ahmad sàbòsí fún tí wọ́n ṣe nǹkankan fún Al-Imam Zahabi wá dé Al-Imam Ibn Taymiyyah dé ni pé kókó wa kó mi taqlid bó láṣẹ kọ̀ládà Ibn Taymiyyah bó láṣẹ kọ̀ládà al Allah ẹni tí ó bá ẹni tí ó bá sì tẹ̀lé àánú tọkún náà mọ̀kó orí àánú lòun so àkọ́lọ̀wọ̀n bá kó ṣàánú wa kó jẹ́ káwọn ènìyàn kí wọ́n lè rí gbogbo àwọn aburú àwọn nǹkan tí wọ́n ń dẹ́wò nínú ẹ̀sìn Ọlọ́run báyìí ìdá ẹ̀sìn Ọlọ́run bá rú nínú rẹ̀ láti inú rẹ̀ ká ma wú ẹ̀sìn láti inú kọ́nà bá kó sọ wọn bí aburú wọn gbogbo ìgbéraga tí ń mú wọn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين